الحمد لله الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا ووصيته للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا أن السماوات وفي الأرض ليلة كان تقبل الأنبياء بعد وفضل بعد أيام الأبواب وفضل جماعة مهم في عشقنا التي ضرورة أن اتقوا الله ọba dẹ́dà pọ́lá sí kábẹ̀rù ẹ̀ láìmọ̀ iye ọ̀nà nínú Al-Qur'an àwọn bẹ̀ ẹni tí náà ọ̀rọ̀ ìlú tí ó ti wọ́n láti ọ̀rọ̀ Bayti al-Maqdisi sittata ashara aw sab'ata ashara shahran thumma surifna nahwa al-Ka'bah in tí ọ ma ní 16 months oṣù mẹ́rìndínlógún tàbí kápẹ̀lú 17 months oṣù mẹ́tàdínlógún in la fi ń dojú kọ Kaaba nígbàtí la fi ń dojú kọ Jerusalem nígbàtí àmì sísẹ̀wọ̀ Medina bẹ̀lá ń kírun sí àkírun títí tó fi di pé ọba dẹ́dà ní ọdá mọ̀ wá change kíblà yín padà ẹ máa dojú kọ masalasi àgbà pátápátá tó jẹ́ nàmbà 1 o náà ni ilmasir haram masalasi àgbà pátápátá yìí àti rẹ̀rẹ̀ min hadith àbí ìdánilẹ̀ gifari radiyallahu ta'ala anhu aṣọ́ ní jẹ́dógún ó ní mọ̀rọ̀bá sọ̀sọ́ ìjọ kan múnirì annabi ayyu masjidin wudiya fil ardi awwalan masalasi ogangan lọ́kọ́ lórí ọ̀nà masalasi lọ́rọ̀ masalasi òṣìṣẹ́ ọlọ́ni almasir haram masalasi makka yìí قلت ثم عي من يا النبي ما شروط التلباء وسالني المثل الاقصى فاسم بين جيروسالم قلت كم بينهما من كين بلا يا ميجي وسالني 40 سنه 40 years lára àwọn khasa'is tọ́lọ̀ ọba dẹ́dà tó fún Baitul Maqdis tó jẹ́ masalasi Jerusalem yìí lára àwọn ọ̀sọ́ ìsù rẹ̀ onú ẹni wípé jẹ́ min hadith àbí Sayyid al-Khudri wa min hadithi àbí Hurairah radiyallahu ta'ala anhu mardahuma wal hadith sọ́rọ̀ sahih ó sẹ́rọ ni la tushaddu ar-rihal àìmá kó bá kagbọn ká sọ lọ sí mọ́sálásí lọ́rẹ̀ ìjọsìn àfi kọ́yà ìjẹ́kẹ̀lọ́ mẹ́ta ni المسجد الحرام مسلسي أكوكو مسلسي بمكة والمسجد الأقصى مسلسي لكدي مسلسي برسالم ومسجد هذا àti mẹ́sàásì mi ti ń bẹ ní Madinai mẹ́tẹ̀ẹ̀ta ìlọba àdẹ́dà yọ̀nda kẹ kó gbá kágbà kẹ sọ wípé ẹ lọ ọbẹ̀ láti lọ rí tún jọ́sìn láníyàn tó fi súnmọ́ba àdẹ́dà nínú súnmọ́ba àdẹ́dà jama'a amisil aksoi lára àwọn ìmà tó ní o náà ni tó wánú hadithu eh, abdullahi bin amur bin as o ni nígbàtí annabi suleiman arisotasalam tó tún betul makdisi kọ́ oníkọ́kọ́kọ́ láti ìpìlẹ̀ ó tún kọ́ padà gẹ́bọ́ sí pé àwọn kan náà ti tún bẹ̀ sí sáájú annabi Sulaiman inú wọn ni annabi Ibrahim annabi Yakub alayhi masalatu wassalam ń bọ̀ ọ̀kọ̀tán sa'alallaha kìrìyàn thalatha ọbí ọba dẹ́dà ní nǹkan pàtàkì mẹ́ta kan sa'alallaha hukuman yusadifu hukumahu ó ní ọba dẹ́dà láti ìsìn lọ fún mi ní ọgbọ́n àti òye tó jẹ́ pé ẹni ẹjọ́ tí mo bá ń dá lórílẹ̀ déédé ní ọmọ sí ní sánmà kìí sí ẹjọ́ tí wọ́n tún tó dá padà ní sánmà sí ọ̀nà mi bẹ́ẹ̀ ṣe fẹ́ kí wọ́n sí ọlá fún mi ọlá yìí mẹ́jẹ̀ nìkan ó tún nírú ẹ̀mà ọ̀bàdẹ́dà ní kò burú èyí sì fọ́n lọ́lá tí ẹni kò tún nínú rú ẹ̀mà ọ̀bẹ̀dẹ̀dà fún ẹlẹ́ẹ̀kẹta ilé mọ́sálásí mo tún ṣe láyé àti àhàdùn láyé ní hazuhu illa salata fi àyíyáhùjá min dhunubi kẹ́lẹ̀ omi waladatu ummu gbogbo ẹ bá ń wá mọ́sálásí tó bá lè dìdí láti ilé rẹ̀ mo fẹ́ lọ sí Baitul Maqdis mo fẹ́ lọ Jerusalem wọ́n ní kílẹ̀ ń wá lọ bẹ̀ẹ́ olóǹfẹ́ lọ kí mọ́sálásí mọ́sálásí ọwọ́ ni mọ́sálásí àpẹẹlẹ́ ni àyè tó bá dẹ́dà tó bú orí tó pọ̀ síbẹ̀ ni mo fẹ́ lọ kírun bẹ̀ ọwá ń kú lé ìní òsìlẹ́mì ẹ̀jú pọ́ fẹ́ lọ sí bá ń lọ tó ń tọ̀ bá ti ń kírun tán ń padà báyìí yóò di bọ́n again tó bá délé padà kí ní sí ẹ̀sẹ̀ kẹkàn mọ́lọ́run rẹ̀ ọlọ́mbà ń síbẹ̀ àdébí sùlẹ́mì ti tọrọ ẹ̀bẹ́ èèyàn àti jí pé ọfẹ́ lọ kírùn náà ni ọba dẹ́dọ̀ sì yorí ẹsẹ̀ rẹ̀ jì wàhádìí khasisatun min khasaisi adal masjid bákanáà ja'alahu Allahu masjidan mubaraka túrọ ọba dẹ́dà ó kó ìbùkún tó pọ̀ sí al-masjid al-aqsa kílẹ̀ ríwa ó إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا bí mọ́kànlá dẹ́dà tó mú ẹrú rẹ̀ annabi rẹ̀ ni ó mú rìnrìn òru láti maka wá sí jerusalemu mọ́sálásí wo mọ́sálásí ta kó ìbùkún bẹ́ àti àyíká rẹ̀ ọ̀bẹ̀rẹ̀dà mọ́sálásí láti bẹ̀ ó sì pè ní mọ́sálásí tó sì kí ni o tó kún fún ìbùkún àti ìkẹ́ ọlọ́run tó pọ̀. Allah subhanahu wa ta'ala ṣe báyìí láti lè bá máa fi rinlẹ̀ fún wa wípé gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ ni ọlọ́run ọba lórílẹ̀ ibi ọba ti ń jí ààyè tọba dẹ́dà sálẹ̀sà fún ìyọnú rẹ̀ fúnra rẹ̀ àwọn ni wọ́n máa ní Baitul Maqdis láyé ìdíkúrú dẹ̀jẹ́l fi hákìrì zaman nígbàtí wà lábádé nígbàyìn ìgbà dẹ̀jẹ́l àwàr wà rọ́bùnà lẹ́ìsà bí àwárọ̀ ojú ẹ̀dá ọba alọ́sọ̀sára ojú rẹ̀ ọ̀dá dẹ̀jẹ́l bí ṣe ń dalérú oní ọmọ dokoru annisa àwọn tí ó sì pọ̀jù náà tí wọ́n máa tẹ̀lé àwọn obìnrin yuktabu alájàbàtí káfir wala yaqra'uhu wala yarahu illa mu'minun wọ́n kọ kèfèrí síwájú ẹnìkan ò ní lè kà kórí àfi mọ̀mìnì ìgbà náà ẹ̀tọ́ ẹ̀jẹ́ mọ̀mìnì kò ní rí ẹn dúó dédé ó pín bẹ́ ẹn tí ó dédé ló pín bẹ́ wà láàrẹ̀ yóò gbalé yóò gba oko yóò mọ̀ sọ fáwọn èèyàn pé ó lè sọ ilẹ̀ di òkè yóò mọ̀ wá máa bọ̀ sí sọ́n kò ní wọ Baitul tó sí ikó tó wọ́bẹ̀ ó ní ànábì lọ́lọ́wọ́ bó fi wọ́n jẹjà lè lórí tí wọ́n fi rí pa. Lára àwọn ọ̀sọ́ìs tí ń bẹ fún Baitul Maqdisi, o náà ni wípé kò ní jẹ́ ibi tí dàjálù ó kò àbúrú rẹ̀ tí ó kò dé. Àwọn sọ̀hábà inú wọn máa ń dùn, wọ́n sì máa ń káràmà sí kìí tán sàmbásọ jẹmọ́ ìjẹ́ kalọ̀ ọmọ lọ́wọ́ mọ́sálásí tipẹ́tipẹ́ àwọn tí wọ́n bá ti jẹ́ olùsìn lọ́hùn àwọn náà ni wọ́n ní kìí sí ẹran babaláwo ní máa jogun bẹ̀ innama ya'muru masajid Allah man amara bil yawmil akhir àwọn Banu Isra'il nígbàtí ẹ ń tọ́lọ́n tí ó rí dáadáa àwọn ni wọ́n lò sí mọ́sálásí nígbò tó ṣe sáà àwọn kẹgbà mọ́ wọn lọ ń bàtà wọn náà dùdé dé mọ́ ọba dẹ́dà pàṣẹ fún ànábì Mùsá pé máa lọ Baitul Maqdis lọ rí gba ilẹ̀ gba ìlú kó ṣe àrọ́rọ̀ ilé àtìyàwó rẹ̀ o ní a ń tẹ̀mọ́ pé tọba dẹ́dà bá ti fún àwọn lọ́mà àwọn àrọ́rọ̀ rẹ̀ yọ́ ma tún mọ́sálásí ìse mọ́sálásí tó wípé ìtúnṣe rẹ̀ re ẹ̀rí pé yóò ní wọnà ni ìmọ̀rọ̀ ní kìí sí ànábì sugbon ya ma ó sì jẹ́ èyàn tó dúó dédé kọ̀bímá títí tí fa tíyàwó rẹ̀ náà fi wá ń sọba dẹ́dà ìrawọ́ rasẹ̀ sọba dẹ́dà sọba dẹ́dà tó fi wá ń kọjá lọ ó wá rí ẹyẹ tí ń tọ́jú àmà rẹ̀ kéékèèké ẹnu ọmọ ìkò tí ìran oúnjẹ oúnjẹ wọn tó bá ti wá gbé ọkà yọ́ ma lẹ̀mẹ́lẹ̀ tó bá ti rán yọ́ ma fi sáàmà ìlẹ́nu hannatu ọwá rí ẹyẹ ohun ọba dẹ́dà ẹyẹ tó bá tó dún ọmọ ìfẹ́ kẹ́ ó ọmọ ìfẹ́ sẹ́wọ́nfà nìkan lọ́kẹ́rẹ́ màá sí kì báyìí ah ọlọ́run dé mi náà lóhun وبارك له فلوم هو أني والله با أقول هذا لك نذرا وشكرا لك في هدف يبتا حققه أما يغاغا كوسيس مو بفي سيجو تيلو إن حرره أحرره لك ولبيتك ilé rẹ̀ ní fọmọ̀ ìsíkọ́ máa tọ́jú ẹ̀ tó ráwọn ọmọ àpẹẹlẹ́ tí ń bẹ́ ń bí ìmá tọ́jú lé ọlọ́run ọmọ ìní ń fi bẹ́ yọ́ ma tọ́jú ilé rẹ̀ nígbàtí ó bí wọ́n bí ló bẹ̀ ha ó tóbi lẹ́mí ẹ̀ ọ̀hún ní chẹ́njì ìntọ́lọ ń fẹ́ náà nù ọlọ́mà Maryam ó náà ni ẹni mímá tí èpa nǹkan mí ni ẹ fi sí níjọ́ náà lọ́n bàbá rẹ̀ kò rí ọmọ náà torí ìwò yóò wà tí ọlọ́run fi mú ìmọ̀ràn sọ̀dọ̀ ṣùgbọ́n ẹn tó jẹ́ àǹtí hannatu yẹn wọ́n ń pè ní ilisobat elizabeth noimbo ilisobat òun náà bímọ ojú ń pọ̀n náà zakariya ìlọ́kọ̀ ẹ̀ wọ́n wá ní ọba dẹ́dà ní gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ jáde láti tọ́jú rẹ̀ ìní gbé tọ́jú ọmọ ìgbọ́dọ̀ yín jẹ́ fún àwọn tí mo ti fi ojú ọmọ pán kí wọ́n kọ́kọ́ mọ́ rí tìtì ojúlẹ̀ ó tó rí pé ń fọ́n náà lọ́nà gbogbo ẹ̀zámù tí wá ṣe ọ̀rọ̀ Zakaria ní bọ́ọ̀sì Zakaria wá gba Mariam ní ni wọ́n fi sí náà mẹ́ṣáṣì náà ní àfi sí tí wọ́n mẹ́gbogbo lásìkò dò èso ẹ̀rùn lọ́bà lọ́dọ̀ rẹ̀ tọ́rẹ̀ lásìkò ẹ̀rùn èso òjò lọ́bà lọ́dọ̀ rẹ̀ qala ya Maryam anna laki hadha Maryam gbogbo fi gbogbo tó ní èso yìí èso ìmàní rírí rẹ̀ rírí ìmàní qalat huwa min indillah Maryam ni ọba tó jẹ́ pé èso ń processing ọba aláṣẹ yìí tó wá ti fẹ́ ṣe rí kọ́ máa rí bẹ́ẹ̀ rẹ̀ mo ti ń gbà ò ní fún mi Zakaria náà bá bú ẹgbẹ́ kan pé ah tí ń bá ń wòrà mi pé mo ti dàgbà ṣe bí ọba tí ó fún mi lọ́mọ iní mú nkẹ ẹ̀rùn wá ní òjò ní mú nkẹ òjò wá nínú ẹ̀rùn ẹlòmí ọmọ wò pé sósì lè dáa fún ma iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹwà tó wọ́n ṣe ó ti rẹ̀ díẹ̀díẹ̀ òun ti wọ 55 ìgbé egún le gan kọ̀ dáa fún kí lọ́kọ́ lọ́m lè èèyàn tọ́tẹ́ ń bọ̀ dágbà níbi ilé tó di olówó owó náà pàpàá wọn torí tí ara wọn ọ̀fẹ́ mọ́ wọ́n fẹ́ jẹ padà ara ìsìdà àbàkọjá abẹ́ ẹlùmí ra rẹ̀ ilẹ̀ ẹlùmí rí nǹkan ilẹ̀ Allah subhanahu wa ta'ala wá ní Maryamu yìí máa fi pòwe fún wọn Zakariya àwọn Zakariya náà lọ bá tún sàdúwà ìsìnkú sàdúwà náà tẹ̀lé o àdúrà ìwà akálá ọwá ń ṣe nínú ilé ìjọsìn náà àwọn ọjọ́ rẹ̀ wá ń gbọ́ ọkàdẹ̀wọ̀n ìbìnàdà rọ́gbàwó nílẹ̀ àìkọ̀fíyà dípò kọ́ máa sọ tí ń fẹ́ òkè ìbá ń sọ kẹ́lẹ́ fáwọn èèyàn ní fọ́fọ́lọ́ ọba dẹ́dà àwọn mà ní kẹ́nìkan wá wá nínú àwọn tó gbantánàbí ìyẹmwa kọ́ wọ́n ní mẹ́rin ìjàndẹ́bì ọ̀rọ̀ òsìlẹ̀rì àdàdíkà wáyé nínú àwọn tí a tẹ̀lé aka tó wá tó dọ́lọ̀mà dọ́lọ̀mà tí a fi ákayọ ànàbì wallahi kò ṣẹlẹ̀ rí tá bá gbà pé kò ṣẹlẹ̀ rí ta wá ní ọ̀sọ̀ fún a wípé ẹnìkan tó wá

wọ́n orí àfi tàbí kọmọ wí ìkú Ànábì wa sallallahu alaihi wasallama in bẹnu kòtò àbákìrì náà bẹnu kòtò ìmọ́bà àbákìrì nínú wọn àbíbára àbákìrì mọ́ àbúsọ́rọ̀ àdúhùn ilẹ̀ àmọ́sí ìkọ̀dàmẹ́ ilẹ̀ àbúsọ́rọ̀ náà Ànábì àbúrà kẹfì lọ́kan tí ọmọ kò wọ́n súnmọ́ adébí pé tí kan bá kàn ráwọ́ bí gìgìsẹ́ rẹ̀ ṣe fi wọ́n ní kòtò yìí Ànábì ni ìrẹ àbàbákìrin máa bọ́nà kàbìsìnlẹ́yìnì Allahu sàlìsóhùnmá ìrẹ àbákìrin kí ni ó rò sí èyàn méjì kẹtẹ ń bẹ̀m̀bì kan tọ́lọ ń wà pẹ̀lú wọn bẹ̀ pẹ̀lú mọ́ rẹ̀ ọlọ́run sì kẹta wọn bẹ̀ pẹ̀lú mọ́ rẹ̀ àà tọ́lọ ń sọ wípé tẹ́jìrì ibi àyúnina níjọ́ta pàṣẹ fún ànẹ́bì náà wípé ọya lọ́rẹ̀ kan ọkọ̀ ojú omi nítorí pé o ṣe inú omi lásán ní ti rìn ọkọ̀ ojú omi bá tóbi jù bẹ́ẹ̀ lọ tọ́wọ́ bá bẹ́ẹ̀ dànù nínú odò odò píyọ̀ fún ṣùgbọ́n bí tí elé ó ti rìn gbóná igi òkúta àpáta gbogbo láyọ̀ àtàlàáfíà ó sì gbọ́dọ̀ farapa ọba náà àbákìrì bí mọ́ nìyàn sí pọ̀tó ẹ̀rù bá àyàjá tààlẹ́ntí ń gbò láyà ẹn jùlọ nìyàn náà ni ó náà lẹ́ntí ẹran sí tó jẹ́ wípé àtọ̀dọ̀ àbúbákìrì ilé ti gba o àtọ̀dọ̀ ni àbákìrì náà ti ń gba ọlọ́dàrùn bí ìrúbáyì tó fi gbọ́yé tẹ́ ẹ umma kan wípé ó fi nǹkan kankan ju àwọn èèyàn yòókù lọ wọ́n wá ní sẹ́ni nẹ́bì rẹ̀ náà ṣe ó ní kọ́dà nẹ́bì òun ò ṣe ẹlọ rí mọ́ pé ni bàbá oníyàn ẹ̀ màkásúnbà ọlọ́lọ́n ti bó nírùn sọ́rọ̀ ń bá dàbí rọ̀ tọ́bá ti lóòun fi yíò ojú ànábì lọ ọ̀nà ni bàbá ẹ̀ mọ́gbà wẹ́ ní ọ̀tí bá wà láwọ̀ ẹ̀ mẹ́lọ́ ìní wípé o ń jú ànẹ́bì ti ránṣọ́ lọ kọ́ ìdà ní kó sí ànẹ́bì ọ̀run tó nìkan wà ní ọmọlẹ́yìn rẹ̀ tó ń tọ̀ wá jú ànẹ́bì lọ ní ìmáni ọ̀sẹ̀lẹ̀ ọbadẹ́dẹ̀ ìdín láti lè bá fi sọ ẹ̀sìn ọba dẹ́dà ẹ̀rù bà Zakariya ọ wá ń sọ ọlọ́run kẹ́lẹ́kẹ́lẹ́ pé ìwọ́n ló fún Mẹ́ríàmù ní èso òjò nínú ẹ̀rùn èso ẹ̀rùn nínú òjò ó lè jí ara mi padà tó fún mi lọ́mà jọ ṣùgbọ́n èjì ẹ̀ntẹ́mù yẹ kí ìrù yẹn bẹ́m̀bẹ̀ ìtẹ̀sí ọlọ́m bẹ́m̀bẹ̀ ṣùgbọ́n èjì ẹ̀ntẹ́mù àwọn èèyàn fẹ́ ya mànàfíkì ẹmọ́ràn wọn lọ lórí bẹ́ẹ̀ in tí ó bá yé wọn ẹmọ́ láyé wọn in tí ó mú wọn máa sọ nǹkan mí tí ó rí bẹ́ẹ̀ ẹmọ́rìn níbi táwọn èèyàn ti máa se méjì pẹ̀lú yín tẹ́ bá rìn ẹ tètè padà ẹ ṣàlàyé fún wọn inna Sofiyyatu bintu Huyay zawjati àrísàn padà méjì máa ti ọ̀rọ̀ ipọ̀

balẹ́sẹ̀dà kò fi bọ́lò ìtìsìn pẹ̀lẹ́dì ilẹ̀ ṣẹ̀gbọ́n ìhẹ́jì ìrìnlẹ̀ àrùn mẹ́jọ àdáni ìtọ́sìn àti láǹfààní gbére àbí wọn sọ́njọ́ náà wípé toríṣẹ́ ìtọ́ mọ́rin ìlànà bí adama gbogbo bí ẹ̀jẹ̀ gbà kọjá ló náà ti rìn o ọmọ bà lọ wíwú sí lọ́pọlọ kẹmọ́lọ́mọ wíta ọmọ di wàhálà mi àwọn èèyàn orí nǹkan tí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí pé àwọn ń tọ́ ìrújú wà ló ti bẹ̀yọ a sì wà alájá rẹ̀ títítítí à ní rí parí mọ́sálásí náà òun ni ìyá àlùbáríkà àsìdíkọtù Maryam ibẹ̀ náà ni lóò sí títí ń jọ́sìn ìfọba dẹ́dà kó tó di màláíkà sí ìpé ó bímọ ó bímọ

mọ́sálásí náà ìrọ̀rọ̀ ṣe bákan náà mọ́sálásí òun ni ibùdó ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ibùdó wọn o ni almasjidu al-aqsa ọba adẹ́dà yọ́ ma wá yọ̀ǹda rẹ̀ fáwọn ẹni tí ẹ̀ tí ń sìn lórílẹ̀ nígbà tó di 15 years tí a rí ìfẹ́jọ́ tó lọ́dún kan ló sí ọlọ́pàá kùdà ọba dẹ́gbàgbà bẹ́ẹ̀kì mahadis fún àmùsùnmí láyé amirul mu'minin mọ́bìnà fọ́tọ̀ radiyallahu ta'ala anhu àrùdọ́ ọlọ́ngbà fọ́rọ́ta fáwọn mùsùlùmí ó di pé àwọn tí ọba ti lè jọsìn fọ́nà ọba ń bẹ̀ wọ́n san owó orí. Wúlórù fọ́ọ̀má pẹ̀lú qiyada amir abu ubaida ibn jarrah radiyallahu ta'ala anhu wa arda ọlọ́wọ̀ bá sí baitul maqdis látọwọ́ rẹ̀ kọ́gbọ́n tó bàfá padà nígbà táwọn èèyàn tó ṣe bí ẹ̀sẹ̀ ṣe pẹ̀lú salahuddin ayyubi rahimahullah rahmatan wasi'a jama'a masalasi wa masalasi ọlọ́run òun ni baitul maqdis kémi àti ká máa sin omi níbẹ̀. Kọ́dà ọyọ̀ ǹdà kákó bá kágbọ̀n ká lọ ọbẹ̀. Ìgbà mọ́fẹ́ lọ lóṣù méjì mẹ́wọ̀n, mọ́fẹ́ lọ lóṣù mẹ́ta mẹ́wọ̀n. Jẹ̀má, kí ni tọ́wọ́ sẹ́kù nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nìtì fọ́jọmọ́ à ń sé ìrìn àjò mímọ́ kò sí mẹ́ àwàlà tó ní. Ìrìn àjò mímọ́ yìí lọ sí Èmẹ́sọ̀lá Aksọ̀, mọ́sọ̀lá sí ọlọ́run bá pè àwọn Mùsùlùmí ọba dẹ́dà wa mú mọ́sálásí ọwà àdáyàtọ̀ wípé sáàdínúhu ṣèhìdún sáàdínú Baitul Maqdis ẹ ń bá ń tọ́jú mọ́sálásí kò sí ní mẹ́rì bẹ́ mọ́sálásí ànàbí Ibrahim ló sí ànàbí Yakubu ló bẹ́ ànàbí Sulaiman ó ló bẹ́ Ìsáàkì ó ló bẹ́ àwọn ànàbí ọlọ́run kẹ́nìkan ma wá tọ́jú ẹ̀ fáwọn tí wọ́n ma jọ́sìn fún ọba adẹ́dà ń bẹ́ bọ́bà adẹ́dà bá fẹ́lẹ̀ náà ṣe ìkùnà fún ó tó bẹ́ nínú ọlá rẹ̀ bí ṣe máa ń láti fi hàn àwa yòókù wípé tó ń sí oníbẹ̀ ó wá sọ́mọ̀ ní ilé wọn jẹ láàyè wọn jẹ

ààyè ìlérè kí wá ní tí ó yẹ fún èmi àti náà ká máa sí ká máa pán ààyè ilé àwọmọ̀ tí yàn wá débẹ̀ sí mú bá wá sàmbẹ̀ ọ̀tí yàn bá kí ń bẹ̀ na'am ìbẹ̀ndẹ̀ ò Ànábì wa wasallama wọ́n bí léèrè nípa ìdìmọ́sílù haram mọ́sálásí rẹ̀ pèrè Ànábì kí tí ẹ̀ lórí sí kí àà ó ń sí ọlọ́run ni sọ̀látún fi masjidi hada bí alifi sọ̀látin min gairi himmel masajid lalmasin haram tí èyàn bá kí o mẹ́sàásì ní mẹ́sàásì madinai fún ní 1000 ládá 1000 mẹ́sàásì tó tún jùlọ orí mẹ́sàásì makka ẹ ń bá kí ẹyọ kan nọ́tílà lọ jẹ́ ní ọ̀rẹ́ yẹn ní o yọ́ gbàládà 100,000 100,000 tó jẹ́ wípé la ilaha illallah tí ẹni ọba ní ìlú pọ́mọ̀ kí lọ tí ó pè yẹ yẹ 55 years lè yóò lò láyé tí ó fi ní pa ìrún kọ̀kọ́ jẹ́nu márààrùn 55 years yóò sì tún lo bí 20 months 16 weeks tàbíjì wọn kó tó pé irú ẹ̀yọ́ irú ẹ̀kan èyàn kí irú ẹ̀kan o ní haram jama kẹ́nìkan ma wá bú ẹn tí lọ́bẹ̀ wípé ah ẹ̀kan fowó sófò kọ́ wá ra lẹ̀ 3 million ilẹ̀ yá ti àti àpìsẹ́tì yóò ti lé bí 800,000 nísìnyí oníwọ̀n wọn àti lọ́bẹ̀ bí ẹ̀ntí náà kọ̀gbọ́ ẹ̀sì tí ó ṣe gẹ́gẹ́ yé ọ̀pọ̀lọpọ̀ tọ́ lọ wọn òkú lè lọ ní tí wọ́n bá kó ìlọ́kà lọ ọ̀rọ̀ ní tí tàbí kíníkà ẹlùmí títí títí títí títí ilẹ̀ tọ́lọ́ ní kò ní fi blọ́ọ̀kù ẹyọ kan bẹ̀ tí èpo jẹmọ́ ìdẹ̀ndẹ̀ ilẹ̀ orí ayé ti bẹ̀rẹ̀ wẹ̀nì kọ̀ọ̀kẹ́ tí a bá lẹ́mì àti ìrìndà àwárí ilé wa sáwàlá nínìsì ọkọ̀ ẹgbẹ̀tẹ̀wà mọ́sálásí ọpá kìẹta kò gbé wọ́bí èmi máa ń rò wípé àwọn olówó ń ṣèkà ọkọ̀ tí a ní èèyàn máa bíkọ́ tẹ́ ẹbá ti sùn ọkọ̀ yóò ọkọ̀ wọ́n máa sinmi ọkọ̀ 1 billion kọ̀ yóò sinmi kìchìfù ẹ̀tọ́ bọ́bẹ̀ lóhun ọ̀kà gbogbo gẹ́ẹ̀tì bọ̀sẹ̀kìríàtì lọ́sángo wọ́n ní kí bàtà tó kúlẹ̀ ilé ìdáwẹ̀ àti jó ọkọ̀ ni ọdá àká parí ẹ̀ owó tún ká ní kú wá nínú báńkì lẹ́yìn tí èyàn bá fi ákò tàbọ̀fẹ́ra nẹ́bà ìmìsìn àti jó ọkọ̀ ni bó ti wà <laughs> yọ mọ̀ orí báláǹsì rárá mo ké ìfijó ọkọ̀ nígbàgbọ́ kí ni o tòótọ́ tí ìgbàgbọ́ tòótọ́ ń bá ti wà ní ìsàlẹ̀ ọkàn nǹkan yòókù ó kéré bàbá wa gbà Muhammad Amin Ash-Shikiti sọ́ìbà àdúwàlì bayan gbogbo owó tí ń bẹ́ǹsùn ríyà 500 years 100 years 200 years kò sí ìtí bàbá ń dámà mẹ́ fúrùbọ́dìtà kí lọ sápàá ìwọ̀n bá ń tán àbáfẹ́ jẹ káwọ̀ jẹ ó sì kú nǹkan bí oṣù méjì sí mẹ́ta tí wọ́n jáde láyé wọn ọ̀bẹ́ni ẹ̀kan sọ̀rọ̀ ma ọ̀bárẹ́dà ní ń bá lẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí mọ́sálásí mẹ́jìnà wọ́n wọ́n ọba wọn táìmù bí ẹn nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn nígbàtí wọ́n tẹnubọ̀ ẹni lóhun ọmọ tó ti ẹ̀sí mọ́ bàbá wá sáré sáré wọ́n ni orídù akọ̀lẹ̀ àkọwàlù asọ́lá buwálì mẹ́sàlá ewu ni gbólóhùn tó ṣe jùmọ́ ìgbà tí wa táàrò pé á tún lásìkò tó pọ̀ sí ilá máa sọ pé ọ̀rọ̀ mẹ́rin àwọn àfáà ní bí ilé ìtẹ́bá wọlé ìtẹ́wọlé lásìkò yìí gbogbo tó ń kálukú bá ti yà sí onúọmọ tó fẹ́ sọ fọ́lọ̀ ìyìn tó fẹ́ gbé nǹkan mí tí wọ́n sọ pé èyí tó sọ kẹ́yìn o

ó tó bẹ́ bí i láì tààrà tọ́wà ìjọ mẹ́jọ Agbe mẹ́tẹ̀ẹ̀ta kọ́ ti wájú àwọn ọ̀sọ́ ìsù wọn onáà lábẹ́rọ́bà ní kọ̀ọ̀kan ṣùgbọ́n mọ́bís ọba dẹ́dà yóò tún gbà padà fáwọn mùsùlùmí tí ó dàrú bí ìdìn láìlú wáyé kọ̀hár kọ́dà gbogbo táàrí tákọọ́lẹ̀ rẹ̀ náà sì yí Yahudi fi akhir zaman nígbàtí àwọn àti báwò ẹ̀jọ́nà lọ́n àwọn yẹ̀wúdí ni annabi isa ni ó sì gbogbo ti wọn débi pé òkúta ọlọ́run ọmọ yuntikúhùlọ́ hajar shajar yuntikúhùlọ́ ọlọ́run ma fún alọ́rọ̀ sọ wọ́n ma pé ya muslim hada yahudi yun khalfi ta'al faqtulhu ma kan lọ sápa ni wà pa alọ́lọ́ ni àbọ̀bọ̀ ṣùgbọ́n tó dìgbà náà kí lójú sí èmì àti ní sáàbà lágbára àti kọrí bẹ̀bá alágbára dùá kọ́dà àìsì tún lè lọ náà agbèrò bọ́fẹ́rọ kíun sẹpàdẹ́gà níbi ọ̀kan àwọn ìmáàmùwa lábìjẹ kọ́nàmbà yọnu sí wọn wọ́n dé ní nǹkan bí náà lọ sí Ìbàdàn bẹ́ lóòtítọ́ ọwọ́ Yẹhudi ló àwọn náà ni wọ́n yọ̀ǹda kọ́nà bí ẹ̀jẹ́ mùsùlùmí tí ẹ̀wọ̀ láti Nàìjíríà ẹ̀bá tàbá ti tó bí mẹ́rin márùn wọ́n dá ìpọ̀ pọ̀ láwọn èèyàn tó bá jẹ́ pé àwọn ní yọ̀nda fi kẹ́ ẹwọ̀bẹ̀ wọ́n fún ìtàìmù ẹwọ̀bẹ̀ ẹ̀tù bóde ṣùgbọ́n kéè sọwọ́ wọn ni ó wà li qawli Allahi ta'ala wa laqad katabna fi ní gbogbo àsìkò sàsìkò ọba rẹ̀ yóò tó bá ní síbẹ̀ padà yọjọ́ yọ dápọ̀ jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọdìsí wípé ogún mùsùlùmí ni nítorí pé tí wọ́n bá ní àwọn wọlẹ̀ni ọlọ́run tó kúrò ní ọlọ́run lónìí ẹ̀yin mùsùlùmí náà tẹ́bù kò ìbàlẹ̀ tó jẹ́ wípé ọ̀kan ṣoṣo ọlọ́run ti di o ó ti di òdodo nísàlẹ̀ ọkàn yín tó bá kọ́ ọba dẹ́dà ní bẹ́ẹ̀mẹ̀ bọ́fà ọba dẹ́dà ní bẹ́ẹ̀mẹ̀ gbogbo ń táyé ń bẹ̀rù tọ̀ yàtọ̀ sọ́lọ́run èwo ló ń bẹ láyé mọ́m̀bẹ̀ ní ìsìn ẹn tí ń sin ògùn rẹ̀ dà ọlọ́run tí ó bí àmà pé bá lákẹ̀rí kankan ní ẹ̀pìn oní àkúwọ́ tó ju omi kò sí nkẹ̀kẹ́ táwọn kan sí màláyé lẹ́nì tí ó ń pẹ̀lọ̀ lọ́wọ́ wọn àti kó ti kú táàgẹ́ sí màkó ti kú lẹ́yìn ẹn tí ọ̀tọ̀ sí kí wọ́n sọ páwọn ń sìn tọ́lọ́ ó sì padà ti fọ àlàmẹ́rì mọ́ padà annabi Ìsá òkú, mo sánà, ọdá káàtúnlẹ̀ tó tún pẹ̀lẹ́ ẹ̀ ń pè lọ́lọ́wọ́ rẹ̀ kéré tí ọwọ́ ají padà níjọ́ kèlò tàà ní ń darí ayé ń gbò òkú ṣùgbọ́n ọlọ́run kó sàṣàánú wa jẹ̀mọ́ in tí ń ṣe wá Nàìjíríà ò sì ní ń ṣe wá ọ̀pọ̀lọpọ̀ mẹ́yìn pé kò sí ẹ̀sùn ní ìsìlámù lọ ṣùgbọ́n ìsìlámù ìlú ìsìn mọ́sùmọ́tọ̀ rẹ̀ pọ̀ mọ́ta tẹ́tẹ́ mọ́sìṣẹ́ lè sí ọtí mọ́jẹ lẹ́dẹ̀ mọ́gbàrìbá gbogbo wọ́n sì ti sọ fún àmdẹ̀ wípé kèè sọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbàlà ní bàbá ti rí gbàlà ọ̀dọ́ Jésù káṣì wà náà fánà bí òǹkàlùkù wọ́n dàpọ̀ ẹ̀rọ mú àdúró sí ajẹ́jẹ́ o ọ̀kan ọmọ ya wọ́n pọ̀ wọ́n fẹ́ra lẹ́mọ́st ẹn tó wà nílẹ̀ yẹn ọjẹ́ pásítọ̀ àbẹ́gbà pásítọ̀ ni ìrọ̀lẹ́ni kọ́lọ̀n jọjáre kọ́bá ni bàbọ̀ aláàjì adé sọ́kàn bálẹ̀ burújà wọ́n mọ́ ń spọ́nsọ̀ kírùkọ̀ rẹ̀ nígbà náà jímọ̀ but iman di ìrọ̀lẹ̀ tí wọ́n bí ìtìmá ìgbìmọ̀ tàbí gbábára àṣírí wọ́kẹ̀ gbábára ayé ń bí mọ́fùjú wa gúlẹ̀ ní gbangba ní kíyàmà mọ́fùjú wa gúlẹ̀ káàdìjọ́ mẹ́jọ àbọ̀ sí alìmọ́sílò alìnàbáwí ya àkọsọ̀ ìṣòho tí ثم مسجد ثم سائر المساجد ọbàdẹ́dà dákọ̀ nínú àtó lò fún bínú rẹ̀ mẹ́jẹ̀ àwọn bẹ̀rù àwọn tó lò fún ìrìnà rẹ̀ ònìyànjẹ́ àwọn bẹ̀rù bí ọmọ sí wà láyé inú sàárè àti gbangbàlì kíámù mọ́kọ̀ wábà àpò ti forí jíwà bí hakila haulawara wata illa bilirun alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليك ولا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية الآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا فربنا سبحانه وتعالى يفضل ما شاء من خلقه على غيره وقد فضل الله سبحانه وتعالى بعض النبيين على بعض وفضل بعض الشهور على بعض كذلك فضل بعض الأيام على بعض وفضل بعض الأماكن على بعض وفضل بعض المساجد على بعض ومن ذلك أن الله سبحانه وتعالى جعل المسجد الحرام أول بيت وضع للناس في الأرض بالعبادة وكذلك ثانيه ابن الأقصر جاهد مصرحة في الصحيحين من حديث أبي ذر الفريق رضي الله تعالى عنه وارضاه قال قلت يا رسول الله فأي مسجد وضع في الأرض أولا وأي مسجد وضع في الأرض أول قال قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال أربعون سنة أمتنا للمسجد الأقصى خصائص كثيرة ومن ذلك من الله سبحانه وتعالى لما أسرى بنبيه من المسجد الحرام أسرى به إلى بيت المقدس وعرج به إلى السماء من بيت المقدس فهذه خصيصة من خصائص هذا المسجد المبارك أمتنا جعل الله سبحانه وتعالى المسجد الأقصى مباركا وأكد هذا في قوله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الأقصى الذي باركنا أولى أمتنا كفى بهذا المسجد شرفا الله سبحانه وتعالى جمع النبي فيه أنبياءه فأمهم جاء هذا من حديث برد بن الصامت رضي الله تعالى عنه قال أقرأ صلى الله عليه وسلم فحانت الصلاة فقمت فأممتهم أي الأنبياء الذين كانوا معه أو جميعهم على اختلاف عند أهل العلم أمتنا إن هذا المسجد أي المسجد الأقصى هو أولى كبلة المسلمين جاء هذا مصرحا في الصحيحين من حديث البراء بن عازب رضي الله تعالى عنه قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم ستة عشر شهرا أو سبعة عشر شهرا ثم صرف نحو بيت المقدس ثم صرفنا نحو الكعبة قال الله تعالى قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فتقبل الله دعاء نبيه ووجه وجهه إلى وجه وجهه نحو الكعبة أمة الإسلام إن الله سبحانه وتعالى استجاب دعاء نبيه سليمان بعد تجديده لمثل الأقصى جاء هذا مصرحا في السنن من حديث عبد بن عمرو بن عاص رضي الله تعالى عنه وارضاهما أن نبي الله سليمان سأل الله خلالا ثلاثة بعد فراغه من بناء أو من تجديد بناء مسجد الأقصر سأل الله سبحانه وتعالى حكما يصادف حكمه وملك لا يبدو لأحد من بعده لا يأتي هذا البيت أحد لا ينعزه إلا الصلاة فيه أن يرجع من ذنوب أن يخرج من ذنوبه كيوم ولد أمه بارك الله ولكم في القرآن والسنة الله وإياكم بما فيهما من ذلك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله والسلام على عباده الذين الصلاه الى الله اوصي ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام ما ظنكم بمسجد أدنى لنا ربنا سبحانه وتعالى بشد رحالي إليه وهو أحد المساجد الثلاثة جاء هذا مصرحا صلى الله عليه وسلم من حديث أبي سيد الخدري وجاء من حديث أبي هريره رضي الله عنهما والحديث جاءنا عن طريق هذين الصحابيين أن صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد وذكر منها رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى نعم تشد الرحال إلى هذا المسجد بما جعل الله سبحانه وتعالى فيه من البركة كيف لا وهو القائل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنلو بآياتنا الآية ثم دنا فإن الله سبحانه وتعالى جعل هذا المسجد مجمع الأنبياء قبل رسول الله صلى الله عليه وسلم من أمثال نبي إليه إبراهيم يعقوب الفساد كلهم عمر هذا المسجد وقد قال لنا ربنا سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر من خصائص هذا المسجد عباد الله أن الدجال لا يدخل بيت المقدس حتى يقتله نبي الله عيسى مع المهدي والمؤمنين الذين معه يومئذ هذا في آخر الزمان فإن الله سبحانه وتعالى طهره من درن دجال ومن خبثه وهذه خصيصة أخرى من خصائص هذا المسجد أمتنا ومن خصائص هذا المسجد أن مريم والد نبي الله عيسى تورعت ما ليش عجز في هذا المسجد كما قص علينا ربنا سبحانه وتعالى قصتها في سورة آل عمران وخصها كذلك بسورة كاملة في القرآن سورة مريم كل هذه العجائب حدثت في هذا المسجد المبارك حتى قال نبي الله زكريا يا مريم أن لك هذا قالت ومن عند الله إن الله يرزق من يشاء بغير حساب أمة الإسلام واعلموا أن مثل الأقصى للمسلمين ليس لليهود ولا للكفار ولا, لل ولا للوثنة ولا للكفر كيف لا ربنا سبحانه وتعالى بين لنا وأعلن علينا في سورة الأنبياء أن الأرض له يرثها عباده يورثها عباده الصالحين قال الله تعالى ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ونسأل الله تعالى أن يجعلنا وإياكم من عباده الصالحين حتى يورثنا الأرض وما فوقها من الخير وبهذا يختم الله أمور المسلمين يوم القيامة بقوله يقولون الحمد لله الذي أورثنا الأرض يحمدون الله سبحانه وتعالى على هذا اللهم اجعلنا من الذين يحمدونك يومئذ على أنك أورثتهم الأرض اللهم أورثنا الأرض وأورثنا الجنة يا أرحم الراحمين ونسأل الله تعالى يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين من الكفرة واليهود والنصارى الذين يقتلون أولياءك ويصدون عن سبيله اللهم ربنا آسم عددا واقتلهم مددا ولا تبق منهم أحدا اللهم ربنا انتقم لذلك المستنفعين من المؤمنين والمنس في كل مكان وانشر هذا في سبيل حقا في سبيل الوطن اللهم ربنا مؤيا ونصيرا اللهم ردنا اليك ردا جميلا عاملنا ربنا بما انت اهل فانت اهل التقوى واهل المغفره ولا تعاملنا بما نحن اهل فنحن الذنوب والمعاصي اللهم حق لنا أمنيتنا على خير وعافية اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أرحم الراحمين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملكته وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلسه الثابتة من نسي الصلاة علي خاطئة طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا